wípé wà o ó náà ní àwọn ìyàwó rẹ̀ àti tó ń lórí bá dé pọ̀tàṣí bí ẹ̀ṣẹ̀ wá yọ̀ ọ̀rọ̀ islam ní àṣùwà bí wò ṣe bí o jọ́ àmì ilẹ̀ wọ́n sọ ọ́nà tó bá kọ́ nílé lójú ẹsẹ̀ tọ́lọ sí ibi tí wọ́n ti máa ń fọ ṣáyé àti pẹ̀lú àti wọ́n ti sọ fún ẹrú rẹ̀ wípé ọmọ ìtẹ̀kí ẹ̀yẹ̀ kankan ó lọ́dọ̀ títí wọ́n fún gbàrà gbàrà gbàrà gbàrà wọ́n mú ní ẹlẹ́ẹ̀dá tí wọ́n bá ó fẹ̀gbẹ̀ ọlọ́pù wọn lórí ẹni tó jẹ́ pé lẹ́yìnsà bẹ́yìnà olúwà bẹ́yìnà ìránṣọ́ kò sí kẹ́kẹ́kẹ́ láàrin àjẹ́bì àti ẹni ọ̀dẹ̀ nọ́mbà tó kí ìgbẹ́ta káwọn láàájú wọ́n ṣe ẹlẹ́ẹ̀kẹta kò sí ẹ̀rí kẹtẹ́lẹ̀kẹ́ lókú wá gẹ́gẹ́ bí àwọn pàṣàlàyé ẹ̀dùgbé àtẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹni gẹ́gẹ́ ìgbàrọ̀ táwọn lè gbàrà ìlàpàdà tó jẹ́ tí a lè rí fẹ́ ṣùgbọ́n sí tí èyẹ bá ṣe èyí ṣe ẹjọ́ ọlọ́pàá àwọn òkẹ́kẹ́ bẹ́rẹ̀ àwọn àmẹ́lú ọ̀pọ̀ tí ó sì lára ti wà ìlọ́pàá àwọn ará ẹ̀kọ́ ṣe àti nítorí pé tí tẹ́lá ló sára àti ẹ̀ fún ọ̀fọ́nà ìrẹ́pọ̀ èèyàn òun lè kọjá àwọn àyẹ̀kẹ́ kọjá ní pé wọ́n ti mú àwọn àjẹ́bí ọmọ rẹ̀ tó ti àpẹẹlẹ́ níbi àyẹ̀yẹ gbogbo ilé àárọ̀ kí ìsára inú tó débẹ̀ ní jọ́nà náà ó fà á kọjá ọlọ́pọ̀ ọdún lẹ́lẹ̀ láti ìrẹ́lẹ̀ òbí Ìdùnnú ìbẹ̀rẹ̀ ìjọ kalẹ̀ pọ̀ tó wà sí àyẹ̀kọ̀ lọ́pẹ́lẹ̀ ọ̀pọ̀lẹ́. A ní ṣọ̀fẹ́ ìdáàbò, àwọn àdẹ́bí ò rí mẹ́rin ṣùgbọ́n wọ́n rí ìjà tẹ́lẹ̀wà àlùjọ́sù gbogbo ajẹ́kúrò ọmọ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ẹ̀yẹ̀ kọ̀ọ̀kan wa pẹ̀lú àwọn ìjúbọ̀ ọ̀kan àkíyẹ̀rí mẹ́rin alúwọ̀sọ́nà ọmọ àìsànlá òṣèlú kúrò tó lẹ́ àdúgbẹ̀kọ́ ọgbẹ̀ mo ìsìnbá bá sọ́ ìgbàgbọ́ tí mo ní láyàtọ̀ and carry their own gift out of our duty yẹn na asọ ẹyẹ na ahyia mo tún ara mo nígbà nígbà pàtó ọgbó ìyá sọ ní ọmọ tí ń gbé ẹgbẹ́ ní àná ní tọ́jẹ́ pé ọmọ ní àná ní òkè wọ́n máa gbé fún torí pé ahyia ò sọ̀rọ̀ ayé ọkọ̀ wọn sọ pé tí wọ́n ní wíwú bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ lẹ́yìn bàbá rẹ̀ lẹ́yìn tí wọ́n ní wíwú àti wọ́n náà láàrín ẹ̀sìn sọ̀rọ̀ kó ẹ̀kọ́ ọmọ wọn lórílẹ̀ àrí àpá tí lọ ọmọ rẹ̀ ẹ̀kẹ́rù lè mọ́ ìsáwà gbogbo àwọn àgbà tí ó jẹ́ máa ń kà ní ìfún lé fún ọgbọ́dọ̀ sí èèyàn márùn-ún ó jẹ́ ẹgbọ́dọ̀ rí

ìlú ọ̀rọ̀ صلى الله عليه وسلم jama'a da ya ci ci faru ko ya ba ba da ruwa ka ta ni tin bai ya o ko ya de ga ya yo si ma ba mo ki ko da ko ne lo ko ba si lo ko da so ko da si ma lo ni yo lo so ta lo ti ya lo ba ni in lo lo bai bai ìjẹ́bà kó jẹ́ méjì láwọn òkèwọ́n tẹ́ẹ̀bá fún 5 million naira ma gbẹ́gbẹ́ àsìkò àwọn òṣìlè wọ́n ní ìwọ̀n ọ̀sán ohun orí tẹ́yẹ̀ fún ẹ̀lẹ́jì àbákà wọn tó rọ̀gbọ́ ẹgbẹ́ ìwọ̀n òkú sí ọ̀rọ̀ tí Àwọn ìkàkùn fún pàtàkì pọ̀ ìrìn, tẹ́gbọ́n kùn fún ẹnìkan, wọ́n máa ọmọ orí ayé كل مني فجلس سلام عن وكان مستجعا ورمه ìbẹ̀rẹ̀ ọjọ́ ibẹ̀ iná ọ̀lá ìtàkọ́lù tó ọ̀rọ̀ àwọn olùfẹ̀lú ọ̀dẹ̀lú jíò láti ẹ̀yà ìgbìyà ìgbà tó tó wọ́n lọ́dọ̀ Káwọ̀ wà fún àkíyàn tó, kó máa olú ẹ̀hà wọ́n máa bá olú ẹ̀bùn ayé.

religiously nítorí wọ́n ní ogun ayé dàwọn láàmù ẹwà lọ́pọ̀ ogun ayé ọ̀pọ̀ kí ló máa ń títà láàmù òjì ìkọ̀lẹ̀ àìmọ́gbé èèyàn ní ló ti tẹ̀lé ọ̀rọ̀ sí jẹ́ ọ̀rọ̀ tọ́pọ̀ ìdìmọ̀ yẹ ẹgbẹ́ sórí ti ọ̀dọ̀ àgbẹ̀fẹ́ ìwọ̀n lẹ́kọ́. Àtúwọ́ pàtàkì ọyẹ̀ kákútúfà rẹ̀ ìkòsì, àrínú wa ti pé ẹ̀sìn ìdàbà náà, ṣe bá wà ti gẹ́lẹ̀ èjì ìdàbò, ṣe bá àti mẹ́rin náà wọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀lú ìṣẹ́jú ẹ̀lú wa tó. Ọ̀pọ̀lọpọ̀ ka ayé sí pé wọ́n tún àwọn ọlọ́run kóńtó òẹ́sọ̀ ọmọlẹ́gbọ̀n kan tó bá yóò tọ́lá láti rí ayé nínú ìpàdé lọ́rọ̀tọ̀sọ̀ kí èyí ọ̀fẹ́fà wọ́n tí ó gẹ̀ẹ́sì kí ìgbàmẹ́ wọ́n ń bẹ́rọ̀ ọ̀pọ̀ òtìsí ẹni ó gbé lẹ́yìn wọ́n yọ fọ́rùn àpọ̀ rẹ̀ wájú ẹni ó gbé wájú wọ́n yọ fọ́rùn àpọ̀ rẹ̀ wájú ó na kó yìí lọ láwọn ẹ̀yọ ọ̀pọ̀ òṣìṣẹ́ ọ̀pọ̀ òdúnlẹ̀ ó ti tágẹ̀tì ọ̀pọ̀ òṣìṣẹ́ fóònù tẹ́jọ́ fún ìgbogbo tó nílà ìgbòrò ẹ̀mí ti dé bójú ẹni pàtí ìrìn pẹ̀pẹ̀ ẹ̀sọ́ wípé ọwọ́ àti pàdé ẹ̀yọ́ àgbàgbà ìwọ́n àwọn ẹ̀yọ́ àgbàgbà ìgbàgbà títí èkó ní ìwọ̀n àti ìgbàgbà

àbí dákàlù àti kọ́wọ̀n rẹ̀ rí látà ọlọ́njọ́ ló jà jíyàwó ìdìbò ọ̀fága ìgbàpàsáwò jẹ́mọ́nà ẹgbẹ́ obìnrin àti ìsinmi ní bílé wọ́n ṣe rí bílé wọ́n ṣe rí bílé wọ́n ṣe rí bílé wọ́n ṣe rí ẹgbẹ́ tó ti gbọ́ máa rọ́ níwọ̀n ìdára bí ó sọ̀rọ̀ sílẹ̀ nílẹ̀ ẹgbẹ́ mọ̀rọ̀ ẹgbẹ́ lórí ẹgbẹ́ mọ̀rọ̀ ẹgbẹ́ lọ́pọ̀ ṣe tọ́ ìlàrù bẹ̀rẹ̀ tó ẹ̀bí sí ìdá àwọn ẹ̀sì ti bẹ́sẹ̀ ìlú kìrì kan náà ó ní káwọn èèyàn máa yọ bàtà tí wọ́n máa tàbí àwọn àjò àwọn èèyàn máa wọ́lẹ̀ ìyá wọ́n sì máa máa jùlẹ̀ tí ò rọra díà tí à ń jẹ́ tó ti jẹ́ wí pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bẹ́sẹ̀ ìwọ́n bá ti lọ tó ẹ̀sẹ̀ ìwọ́n máa sì lè sọ́nà tẹ́sì ń bá ẹ lọ àwọn náà ti lọ jẹ́mọ́ àtàwọn àkọ́lù àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ ìjára fún ìsìláàmù tó kọ́ ọ̀pọ̀ lẹ́lọ Yorùbá dáadáa ní ipa tí ìsìláàmù náà fún tẹ̀ kéèké kọ́ tẹ́ẹ̀bá ọmọ tó tí ó ń yá tẹ́ẹ̀bá ọmọ tó tí ó ń yá àwọn ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́

ó sì mọ́ta lórí lọ bá ní lọ oṣù mẹ́ta mẹ́rin márùn-ún tẹ́lẹ̀ ìjọ́kẹ̀ ìyàwó ọmọ ọmọ tí ó ọba wọ ibi owó ó sí ẹ̀kọ́ láyé ó yí sí ẹ̀padà ilẹ̀kùn láti ẹ̀wọ̀bá sí òsì bí ó ṣòwò rẹ̀ òsì bí ó ṣòwò rẹ̀ òsì bí ẹ̀rẹ́ wọ́n ẹ̀ sí lẹ́pa ní ọ̀gẹ́gẹ́ ìgbọ́gbọ́

ó ṣe ọlọ́run wá ní yíwé ẹgbẹ́ ìgbẹ́ òun ní ẹgbẹ́ ìgbẹ̀mù wá ní sọ́lọ́ wá ní ti àwọn àjọ náà wọ́n wá ní lẹ́yìn wípé ilé ẹgbẹ́ àjọ náà jẹ́ fi ní gbogbo òfin tẹ́ẹ̀ láyé ìlú tẹ́ẹ̀ wá kúlẹ̀ ẹgbẹ́ ìgbẹ̀sẹ̀ ìlú ní tẹ́ẹ̀ ní gbogbo ìlú ẹ̀rù ẹgbẹ́ bọ́ọ̀rẹ̀ ẹ̀rọ Islam ìgbésọ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbàlà. Ó wà níbi iṣẹ́ iṣẹ́ ìgbàlódé Mọ́síọ̀sì. Ó wà ní òṣòwò orí ọ̀wọ́ pè Mọ́síọ̀sì. Ọwọ́ ilẹ̀ ló ń gbà jíṣẹ́ máa bẹ́ẹ̀ bá padà. Ẹ mọ̀ wá gbọ́ ọ̀pọ̀ ọ̀pá. Wọ́n pọ̀ tí ó ń tẹ́ ìgbọ́mọ̀lọ́pọ̀ àti ìdílábẹ̀lẹ́ jẹmọ́ra lẹ́yìn tí ó sì rọ́ mẹ́ tẹ́lẹ̀tọ́lẹ̀ta ìgbàtàrà ẹwọ́n gbogbo àwọn ààyè láàbá ní gbóníjọ ẹgbẹ́ ọ̀pọ̀ ní ìsìnkẹ́sọ pẹ̀lú ọ̀gbẹ̀ tí èyàn bá jẹ́ ìlọ ọdún yóò lọ́pọ̀ tó sì lọ púpọ̀ èyí wà ní ìtàn ìgbà èyàn ti bọ́ púpọ̀ ọ̀dọ̀ oòrùn nílẹ̀ mẹ́jáwò ìrọ̀ sórí nínú agbára ọlọ́run ọlọ́run bá ẹgbẹ́ ọ̀fẹ́sì olùfẹ́lẹ̀ ìdájú nínú agbára rẹ̀ náà gbogbo ó tẹ́sọ̀ nínú agbára rẹ̀ nínú nínú ọba pẹ̀lú àwọn góòmù ní ọgbàkì alẹ́bìnrin sọ́ọ̀ àwọn eléyìn wọ́n ti jẹ́gán láyé ọ̀rùgbà ọmọ nítorí tí àwọn ẹgbẹ́ ìgbò náà sọ àánú ló pé sí àdájú kèése pẹ́lẹ̀ rẹ̀ ní mẹ́lẹ̀ tí ẹ̀nà kí ni tọ́jọ̀ ìdáde ìsìdáfẹ́ ní ìlú àríyà kẹ́kọ̀ọ́

Sáwọn ẹgbẹ̀rẹ̀ ọmọ láì sí tó bá dá. Lójú ọ̀nà àlàlà ní ìgbúso, kìí ṣe pé ẹgbẹ̀rẹ̀ ọmọ àkáàkì ló tẹ́ tó ẹgbẹ̀rẹ̀ ọmọ àkáàkì ló tẹ́ tó ẹgbẹ̀rẹ̀ ọmọ àkáàkì ló tẹ́ tó gbogbo tí máa ń lórí lẹ́gbẹ̀ẹ́ èèyàn láìpẹ́ ọlọ́pọ̀ sàyẹ̀ rẹ̀ ní tẹ́ẹ̀ ní ìbára gbogbo tẹ́ bá dára ilẹ̀ iná ìlẹ̀ máa lọ sí ẹ̀tẹ́ gbogbo tó kálùkù ti ní ìsí ìjọba láàrín láti pẹ̀lú ẹ̀ ìfẹ́ ìfẹ́ tẹ́lẹ̀ lè lọ ìfẹ́ o bẹ́ẹ̀ Ẹsẹ̀ ìwọ̀n ìwà ọkùnkùn àti ọrùn tó sì gbẹ̀gbẹ̀ kéèkì ọ̀bá ìsìn ààrẹ olówó. Wọ́n wọ́n ìdí ọ̀rẹ́ sí ẹ̀sẹ̀ bá rẹ̀ gẹ̀gẹ̀ nípa òyìn, ó ti ní báyẹ ní tí ṣe yìí, ẹgbẹ́jẹ́ bàbá ó, ẹjìnlẹ̀ sí kékeré ó. Ẹ

ẹgbẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo bá sọ́lá ẹ̀ sáàmù olóògbé nígbàtí ẹni kan gba abẹ́rẹ́ tó àti ti káwọ́ lẹ́yà ó tó sù kò sì ní sù sí àwọn àṣìwọ́ èmi àtínà abẹ́rẹ́ yóò àwọn tó wọ́n tó jẹ́ orí kú tí tó níjà wọn jẹmọ́ aláwọ̀ tí ẹ ti bá ayé lọ́nà aláyé ẹ̀ṣùn náà wọ́n jí ẹ̀mọ̀ tó wà láì wọ́n ẹ̀mọ̀ ó ti tún ẹ̀mọ̀ láti ṣe lọ́nà láti gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ló tún káfọ́ wá fà wá káàrí lọ́nà pé ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ọ̀pọ̀ tẹ́jọ̀ wà ní kí lọ wá dí tó jẹ́ pé bá bá nìí àwọn ṣe ń wá ìgbà àpàtà ìṣòro ẹ̀sẹ̀ ìgbà lónìí ó kàbí kúrú wọ́n tó pẹ̀ ẹ̀kú kí a ta ó lè fún ọgbọ̀n ọmọ mi ó lè lọ́pọ̀ lójú àbí kí máa bẹnu jẹ́ ẹ̀kù ní ìmọ̀ rẹ̀ kí gbogbo àwọn ọkọ̀ mi tó ọba wá pẹ̀lú náà tó fún mẹ́lá gba ibẹ̀ náà sọ́nà wà náà apákan àpá ní tí ó rù sọ bẹ́ẹ̀ ó tó rí tí ó wọ́n tó lè lọ́rẹ̀ apákan ní ó àwọ́ òpé ọ̀gá gbogbo láyé tí èrí ìrẹ̀ òsìdàkúnbẹ̀ ọ̀rọ̀kẹta wà wà àwọn ìgbẹ́ bí mara àbísí wọ́n mara àbíṣẹ́ àdúrà ìdájọ́ orí pàtàkì àdúrà lọ́wọ́ bá lórí wípé mò ń bèèrò èrò níwá jẹgẹ́gẹ́ tí ẹni tó fẹ́ máa parí èrè tó ti kèfè rí nípa mẹ́sẹ̀ wọ àbíjẹ́sẹ̀ pípẹ̀ sí ayé bẹ̀rẹ̀ jẹmọ́ mú èjì change ayé ọ̀nà wọ́n èjì change ayé ọ̀nà Christopher tọ́bọ̀rẹ̀ rẹ̀ ẹjọ́ ti bísínẹ́sì sọ́wọ́ ẹ̀lú òjò mẹ́jọ fún ẹ̀lẹ́kọ́ ó rí àyẹ̀ tó ọ̀pọ̀ ìrànlọ́wọ́ lẹ́lẹ́lẹ́ ní ìgbẹ̀gbọ́lọ́nà àwọn ọgbọ̀gbọ̀ ọ̀kàwà nítorí wípé alájẹ̀ kan ẹjọ́ ẹgbẹ́ máa káà ẹni tí wọ́n jẹ náà ṣe rú bẹ́yìn ọjẹ́ náà wọ́n bá kọ̀ tí ìkàlẹ̀ tọ́ bá gbọ́nà bẹ̀rẹ̀ kò gbẹ́ ọmọ ojú gbọ́nà àárín ọmọ jẹ́mùsì wọ́n padà ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní jẹ́mùsì wọ́n bá ti jẹ́ ìrẹ́gẹ́gẹ́ tó ti lé wọn lọ́lẹ́ àìlẹ́lẹ́lẹ́ ọ̀sẹ̀ àṣẹ̀kọ́ àjẹ̀rẹ̀ wọn náà wọ́n bá jẹ́ gbogbo ẹ̀ lọ́ra wọn náà ìjú arábá kọ̀ yóò bẹ̀rẹ̀ ní ìjẹ́ onígbọ̀n ṣùgbọ́n táwọn gbà kúrò nígbà ìgbà táà àjínà sí fọ́lọ́pọ́lọ́ وهذا إسباب الحسن السنان Kúṣùrù máa ti sínú bíṣì mọ́ nínú bíṣì. Sófin nǹkan tó ṣe ẹsẹ̀ bíṣì ẹ̀ṣẹ̀, ó ní wò ní. Ta ní ọ̀sán ilẹ̀ yẹn,

àbúrúkọ̀ sáàtà wọ́n ló gbọ́ lùwọ́ ayé kẹ́kà kàdé àti ìlé rẹ̀ òsìn lùwọ́ ayé àmì ìkú rẹ̀ lọ́wọ́ wọ́n lè gbọ́lẹ̀ èyà ọ̀sán ọ̀pọ̀ gbé ìlú àmì tó ti lọ sí ìlú ó sọ́rọ̀ wà wọ́n dà púpọ̀ dára dé ìwọ̀rọ̀ báwọn láti kàlé ní jí ìsìn fọ́ọ̀sẹ̀ láti pèsè tẹ́ inú máa wà rẹ̀

gbogbo ọ̀nà tó tọ́ òkú wá fara rẹ̀ bí tó ṣe rí òun jíjẹ jẹmọ́ bá ní pọ́pọ̀ ìtọ́nà ọba ní ọ̀sẹ̀ wáyé ọ̀sẹ̀ wá bá ní pọ́pọ̀ ìtọ́nà ọba ní kó ṣe wá kò tẹ̀ sí wá ṣùgbọ́n ọ̀nà tó ń kálukú wá tà

sọgbàmù ní kúrò kálùkù káwọ̀ káwọ̀ àkọ́gbọ́ papọ̀ káwọ̀ tí a mú wá sí òsàárẹ̀ òdínú jẹ́ láyé ẹni bàwọn àkọ́ṣẹ́kẹ́ sáyé ìbí rọ́wà tẹ́ ń lọ àwọn ọ̀dọ́sì àfikò yọ̀rá ọba mẹ́rẹ̀kọ̀wá òkúkọ̀wà láti tẹ́lẹ̀ báyìí tọ́lẹ̀ lọ́nà tó pẹ̀lẹ̀ lọ́dí ní ìkírùn ẹwà ní sábà rẹ̀ ṣe káwọ̀ òsì ìṣọ́jì náà òmìnà púpọ̀ òkú ìbábàtà wà ní ẹsí ọjà ní ìsọ̀tọ́jú wà mẹ́ta ẹ̀rọ ọ̀rọ̀ òfin dáadáa tó kó kẹjù jẹmáà in tó jẹ́ àwọn àwọn bàbá látòrí ẹ̀jí bà lè jí sọ àfikú sí bí ó jẹ́ mẹ́lú wọ̀nà jí bà láti ikú káwọ̀ sọ ilẹ̀ méjì kò lọ́wọ́ ní ìdáwọ́ ní ìṣọ́ ọ̀rá pé òbí parí kò sí tí ó ń ká lókú lẹ́rù ju pé kò láti pàdé ọlọ́pàá dáadáa láìpẹ́ bẹ́ẹ̀ báyìí ìwà òun ní báyìí jọmọ́ ẹ̀rẹ́ wọ́n ni ọ̀sá àdúmọ̀ nígbàtà wà kéèkéèkì orí tá a máa ń gbọ́ ẹ̀mọ́ orí kan bá sọ àrùn àwọn èèyàn wọ́n kú lónìí àdìdì àlọ́ ọmọdú náà tààdọ́ pàdé mọ́sílásí àwọn máyájú mílíọ̀ tí è tí ìmọ̀ pọ́pọ̀ ti wè títà tí mo dúkẹ́ ẹ̀mí dẹ̀rẹ̀ náà lọ àìdá àsọ́jẹ̀dẹ̀ náà àsọ́ àfọ́ ọ̀rọ̀ ìlú náà 60 mílíọ̀n lọ́pọ̀ ọkọ̀ inú àwọn ọ̀pọ̀ Èmi kí ìgbà ìgbà ẹgbẹ̀ bí ẹ̀rọ mẹ́ta lọ ní wọ́n ká lọ́pọ̀ lọ́pọ̀ bíríbírí ní ọjọ́ ààrẹ. Káwà lọ́pọ̀ kára lẹ̀ àkọ́mọ́sì tó kọ̀wàá ilẹ̀ kí ara ìrọ̀

lọ fún sáájú ikú kí lè lọ sí wọ́n lọ fún ẹgbẹ̀rẹ̀ nítorí pàẹ́lá ní ìpínlẹ̀ jọ́ẹ̀dá wọ́n lè gbà pàánù dáàrí rẹ̀ jẹ́mọ́nà ìgbọ́nà ìgbọ́nà lójọ́nà rẹ̀ ọlọ́dí ayé sí ìtàwọ̀ àti ìpínlẹ̀ àbímẹ̀ tó rí mọ́jáwà lọ́wọ́ sọ́nà tààtàkì tó wọ́n lọ́wọ́ rẹ̀ jẹ́mọ́nà ìgbójú òjìnà ìlàjọ́ wọ́n wà lórí tí wọ́n dàbí pé àgbàgbọ́. Àgbàgbọ́ àgbàgbọ́ Mùsùlùmí lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ sí. Wọ́n tó máa ń fi yí ìtajà, wọ́n sọ wípé ọ̀sẹ̀ ilé slippers green ìkọkàlùkọ́ra wà, wọ́n sì ní pàtàkì ìwọ̀n pẹ̀lú slippers lọ́rọ̀ ìkọkàlù. ẹwẹ́ tí ń bá yí sọ̀rọ̀ jẹ́mọ́ gbogbo ẹgbẹ́ fẹ́ lórí ìyá ọjọ́ ṣọ́jọ́ lẹ́lọ ọjọ́ ọjọ́ ìyọ̀nà tó wáyé tó lọ́la pa lọ́dọ̀ sí ó fi ọ̀sẹ̀ kálẹ̀ ó fi ṣèwádìí pásọ̀ ní ìdílé ìdá rẹ̀ ọmọdé kálẹ̀ ó fi ṣèwádìí pásọ̀ ní ìdílé bàbá rẹ̀ ìtọ́mọ́wá ń bọ̀ ní àwọn títí ẹ̀ tí wọ́n ṣe é ìdàlàkùtọ̀

táwọn èèyàn wá rọ̀ tí rọ̀ báyìí ní tí ó wà mọ̀ òní rí ogun sí ìwọ̀ ẹgbẹ́ wọn ní bíà wọ́n tẹ́ ìwà rí bẹ̀rẹ̀ Ẹgbẹ́ ọmọdé ní yọ́ wà pẹ̀lú sí ìrọ̀pọ̀lọ́wọ́ ẹ̀yìn, ọjọ́ méjì. Olúkùn sí kí á náà ya kwanu nínú àjíwá yìí ó kẹ̀ tó rí nígbà ẹ̀ta pọ̀ ṣe lọ sí ṣe ọ̀nà ẹgbẹ́dá ni tó ní ẹ̀mí olúwágá kò fún òṣèlú ẹgbẹ́dá ó ní ìwà ní lóòrùn ọ̀rọ̀ ọkẹ̀ ìrọ̀ ọdún wáyé ah lórí ìdó ọyẹ́ wọ́n ti yí jésù gbogbo ẹgbẹ́ <laughs> ìgbọ́gbọ́ ìjẹ́ mẹ́rin fún ìdíjì òkè sí ẹ̀ṣù ìwọ́n tó bá àsáàgbà láti bá mú sí ọ̀pọ̀ olóòlọ́pẹ́ àwọn tí ń ká o àgbà láti jọ olóòlọ́pẹ́ ọmọ tí ń ká o jẹ́ ìgbà ọmọ tí ń ká o sí ajẹ́jẹ́ o lọ́wọ́pùlẹ̀ bá o lọ́wọ́pùlẹ̀ bá o lọ́wọ́pùlẹ̀ bá o olóòlọ́pùlẹ̀ bá o